ló fi jẹ́ pé nínú àwọn mistake tí ó ma lágbára ní kọ ma ní masalasi àwọn ahmadiyya awin pè masalasi a ní church àwọn ahmadiyya li'annahum laysu muslimin ìdí ní kéèmè kí ń ṣe musulmi kí ni dí wọ́n ti lánàbí mi tó yàtọ̀ sáà nàbí wa muhammad sallallahu alaihi wasallam ìwọ musulmi ó ní ashhadu allah ilaha illallah wa anna muhammadan rasulullah babu bakri

wọn kì í ṣe mùsùlùmí ó kílẹ̀ bóò ṣe lè gbà pàwọn ọmọ Musailimatul Kadhdhab bá ṣe jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ló ṣe lè gbà Musailima àgbà tó dé àwọn sàhábà bá jà gidi gan ni o kódà wọn padà pani ó di ogun pé anábì ni wọ́bó yọ́rọ̀ padà sínú Islam wọ́n ń sọ fún Musailima ni pé padà sínú Islam pé alánàbì lè mísẹ́ lẹ́yìn Muhammad tó kú èmìlànàbì tó kàn kí náà pé Wahshi àwọn nápa ní Yamama house ni wọ́n lọ ká mọ́ ibi tẹ́m̀bé ogun ṣẹlẹ̀ tó lágbára gan apadà hẹ́ndìlẹ̀ ayé rẹ̀ nígbà ìlànà mọ́sí mọ́ sí fún wọn ni ẹ̀tọ́ má ti mọ́ báyìí ó gbọ́ lánàbí ni ọ bẹ́ẹ̀ ni sọ pé òsọ bẹ́ẹ̀ mọ́ àyọ́rá ah, ìmìlà nẹ́bí ẹ̀pádánù láti pa mọ́ bá ti ẹlọ ìdí ni wípé kò lè sáà nẹ́bí mímọ̀ lẹ́yìn anẹ́bí ni sallallahu alaihi Islam wọ́n wá sàlàyé gbogbo ta ní bùkátà sí fọwà láàfin ní bùkátà sí kẹ́nìkan tún wá dé kó wá fikún ma ó lè fikún kí ní ti pé in tó bá sọ ó gbọ́dọ̀ máa kà fún wa nínú Kùránì àti nínú súnnà ni tíra tó bá kọ kò sí bó ṣe lè tó é tíra ipò tí ó bá ti sí àwọn tó wà ní Kùránì àbáwọn àgbọ́yé náà Kùránì àbí àwọn àgbọ́yé ahadith gẹ́gẹ́ báwọn ẹni rẹ̀ ìsíwájú ṣe gbọ́yé fàhúwà bátilun fásidun kásid irọ́ lásán ni kò sí kẹkẹ́ bẹ̀ ìdí ni wípé ó lè múmi wá sí alánàbí Muhammad Muhammad o ó ní gbẹ̀yìn òjíṣẹ́ o ní gbẹ̀yìn àwọn nẹ́bí kò sánàbí mi lẹ́yìn nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam ó ní ẹ̀sìn tó kẹ́yìn kò sí ẹ̀sìn ní ìmọ́lẹ́yìn ẹ̀sìn Islam ààrẹ tí pánẹ́bí kankan bọ̀ kódà tún nínú àwọn àpẹẹrẹ wípé ayé ti rẹ parẹ́ oníkọ́lọ̀ rán ànẹ́bì gbẹ̀yìn wa lànẹ́bì sọ pé bu'ithu bayna yaday saa kahatan ànẹ́bì ni wọ́n rán mi àsìkò alìkìyàmọ̀ ti súnmọ́tán bí ọ méjì báyìí ìtumọ̀ ti ba'ida wa ni 1000 years onákan ló ti pé 1400 ló ti wà láàrin àtàní ìgbà ìgbàtà àrí báyìí bí a tàbí bá sì tún sẹ́kù ó sì pé 2500 gbogbo tálò láyé bí kékeré báyìí náà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lẹ́yìn gbàtà nàbí wá kútán akọ́kọ́ sọ nípa nàbí tó kọ̀kọ́ sá nàbí mọ́lẹ́yìn ànàbí ìyẹn kọ̀kọ́ rinlẹ̀ náà kò sí ẹ̀sìn mílẹ́yìn Islam ó rinlẹ̀ ànàbí ṣàlàyé gbogbo ẹ̀sìn tẹ́yẹ fún wa al-yawma akmaltu lakum ọlọ́run ní ìní nígbà yẹn mo ti pé ẹ̀sìn islam fún yín mo ti parí ìdẹ̀ra mílẹ̀yìn lórí mo ti wárí ẹnu sí islam fún yín gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn olè jí ó yí wa pé alẹ́nìkan ò lè dé lẹ́yìn iṣẹ́ kó mú nǹkan tuntun wá kò síbi tí ó gbé wọnú ẹ̀sìn islam wọn àwọn òsì nígbà fún